ilé tó jẹ́ kí èyàn tó rántí na inṣáàlá nípa wípé àwọn sùfàáhù Nigeria wọ́n tó ti fẹ́ bẹ̀rẹ̀ àwọn sàfáhà wọn lè ìtàmọ́ ń ṣe àwọn tó ṣe pé Allahu Akbar kí náà ń pè lè ìtàtún pè ní protest mo ń gbọ́ pé wọ́n náà ń plan kìníkà ní on 10 àbí kí ń pè next month August wọ́n fẹ́ jáde gbogbo ọmọ Nigeria tẹ́yẹnyá ìgbà wo kòkó bàbá sásùn ẹjí ká mọ̀ ipé ìjáde against àwọn olórí wà láìkì kí n sọ́fù problem tó yẹ kó sọ́fù ẹ̀ ní ó yẹ kí endsars yẹn bó ṣe lágbára tó yẹn ó yẹ kó ti wá sọ́fù ẹ̀ ẹ tún need láti tún jáde mi ẹ wo aftermath ẹ wo bí nǹkan ṣe rí before endsars ẹ wá ohun tó wá padà àṣẹ lẹ́yìn endsars ṣé ó easy sí ni àbúwá lè sí again kí ni common sense sọ fún wa gan kó tó di pé àgbóyẹ̀sì gan sọ fún wa normal common sense yẹn tó bá kàn nílà akáyìnìkan yóò gbọ́yé pé kí ni yóò bá kò bá láàkáyìn <clears throat> kìí ṣe ká túlù ká dà lóru ká jáde against àwọn olórí ká kó play card ká wàṣọ kíní kan white ká pé kíní kan ká ṣe kíní kí lámọ̀ sí akàmọ̀ nǹkan kiri títí àwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n lọ bí iṣẹ́ á tù dí wọn lọ́wọ́ àwọn tán tajà wọn ní rọ́jà tẹ ẹlòmí ọjà tí ó tánà lórí fáwọn ẹ̀ló oúnjẹ ńlé o ẹ blọ́ọ̀kì ọ̀nà kíní kan wọ́n ti ń sọ́yá ọ̀nà tí ń lọ kíní kan kíní kan ẹlọ <clears throat> gbogbo wàsáìlú ń bẹ lọ́wọ́ tiwọn ẹ̀yìn náà lẹ́pàdà wá jẹ́ ìyàdí end of the day ẹ protest gbogbo náà ló ẹ̀sùn táyà sí gbogbo títí gbogbo nǹkan ní infrastructure táwọn government mi tán tí ẹ̀tún dá gbogbo ẹ̀wó ẹ̀tún dá gbogbo ẹ̀wú yóò padà yá ẹ padà tún máa plunder àwọn shops ni plunder ẹ tún padà máa wọnú àwọn shops máa kó nǹkan nu ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù máa ní ẹ ń ṣe sars dé nu ṣọ́ọ̀bù tún dé nu ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù náà ẹ tún mọ̀ wílẹ̀ tó tún fẹ́ dákalẹ̀ yìí o ẹ máa wo àwọn akíbọ̀ ẹ tún mọ̀ wo tọ́lọ́wò bá bá mọ̀ náà àwọn ṣùfàáwì ẹ́ láwọn òpònú ẹ̀dá tí wọ́n ń pèpè lọ sí ibi irú àwọn kan yìí bá bá wa mọ̀ náà wọn kọ́lọ̀ má jòjẹ́ tàbí tú gbogbo Nàìjíríà tẹ́yìn lélẹ́ yìí wàláhì tí lù bá wa lè tú tí ò ní nìfọ́m ìgbàlẹ́wà salaf mọ́ ń sọ o years lábẹ́ olórí burúkú ó pè ju ká lo òru kan òru just òru kan láìsí olórí ẹnkìní kan corrupt ìgbà tí ò bá ti wá sí nìvọ́ọ̀mù tí ò sí ètò mọ́ tí ò sí olórí mọ́ tí ò sí ẹni tán rúlù mọ́ tí gbogbo ẹ dàrú tẹ́ẹ̀rí tí wọ́n tán rèpù àwọn èèyàn ṣe ju yín báyìí tí wọ́n kò sí tẹ́sì sí ìsìn ẹ̀ṣẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tún lè pe ọlọ́pàá láti fi dẹ́rù àwọn èèyàn ẹ̀lú táwọn ọlọ́pàá ṣe but at least nǹkan tó létò ó dẹ̀ sí ń lọ ẹjẹ́ a máa sí lọ bá ilá in shakartum la azidannakum ilé ìtọ́lọ́n ṣe fún wa ní nẹ́ẹ̀mà sáà ń dúpẹ́ ní àdúpẹ́ náà àwọn díẹ̀ tọ́lọ́n ṣe fún wa ní nẹ́ẹ̀mà tó pọ̀ díẹ̀ ni mo pín díẹ̀ bí nísbà sí àwọn àmọ́ wípé díà kí wá nìkata wá ní but fi hakíkọ in tó pọ̀ ni sí àti dúpẹ́ fún yìí tẹ́ni ẹ̀ dúpẹ́ fún tọ́lọ̀ sí fún yín o òsì lẹ́nkẹ́ owó tẹ́ fẹ́ fi organize protest àtàwọn kíní ẹ̀ àtàwọn tó ní tẹ́ni lágbára nínú àwọn imkaniyat yẹn ẹ̀yin ṣe fi ẹ̀yin ṣe fi establish nǹkan míì sínú ìlú láti fi tún promote ìlú yẹn láti tún gan kò ní haibà lọ́kàn ìlú ẹ̀nà lẹ́mọ́ fi ń ṣe skit president yìí fc comedy ẹ̀tún expect àwọn tẹ́ẹ̀mí ṣe yẹ̀yẹ́ kan tó máa ṣe dáadáa fún ikú ìlú gbóòdá sí hádà rẹ̀rù máa kọ́ ìwọ̀ tó sọ ìwọ̀ tọ́lọ̀ bá ṣàánú pẹ̀lú àgbóyé ẹ̀sìn Islam tó lálàáfíà má bá wọn kópa wò má bá wọn share rẹ̀ lórí Facebook má share rẹ̀ lórí Telegram má bá wọn retweet ẹ̀ má bá wọn hashtag ẹ̀ lórí Twitter má bá wọn touch ẹ̀ kódà mọ́ bá wọn gbógun ti ní pé intense yìí ìṣekúṣe nínú ẹ̀sìn Islam musulmi sì lè mi àwẹ̀kín protest kò sí tọ́pìn protest ó lè rí rárá kódà kò sí gújú tó fẹ́ mọ́ fún ikẹ̀ ẹ̀rọ protest láyé kò sí tọ́pìn bẹ́ẹ̀ ìjáde against olórí wallahi Islam tako ilé gangan ṣe bí lè ní ìsinmi àwọn terrorism fa àwọn yóò sọ̀rọ̀ nípa ilé yóò àwọn tí wọn ò sìn kankan tó tún against terrorism ilé gẹ́gẹ́ ṣe ewu ẹ̀dàkùn ẹwà ìmájìn kwájẹ́ pa àwọn onísúnnà àwọn salafiyun àwọn náà fẹ́ jáde títí tàti announce kalẹ̀ ipẹ́ fẹ́ jáde ní on the 10th of kìnníkan a fẹ́ ṣe wọ́dé láti ibi a ṣe lọ sí government house a wá ṣe lọ sí kìnní oníkálùkù ti wà ní prison ẹ̀wọ̀n ti kún pé a sọ fún yín àníbò kó ara ní wọ́n fẹ́ jáde against olórí nù wọ́n fẹ́ lọ gba government nù àmọ́ gbà tí ń sàwọn súnnà fẹ́ ṣe báyìí anybody ló sọ̀rọ̀ yìí ayọ́ ẹ̀rọ ọmọ dáadáa ni wọ́n àwọn èyí jà fún right wa they are fighting for our right whereas ìyẹ́ gẹngẹn ni terrorism nínú àwọn mọ̀dọ̀hìrù mọ̀dọ̀hìrù terrorism òun ni ká máa jáde against àwọn olórí akúdà haida pẹ̀lú ẹ̀yìn tí ń bó lórí àwọn ẹni yìí wọ́n ní bùkátà sí ká ẹ máa ṣàdúà fún wọn ṣàdúà fún wọn ni in tí islam pèpè sí ní ẹ̀ àwọn òkè ìlàkà yìí ti wá tako islam ẹ ṣàdúà fún wọn ọlọ́fún wọn tàwọ́fíkì èyàn ti ẹlẹ́kùn pilot ti wẹ̀wẹ̀ plane tó ń ṣépè fún sí kó wà wá pa ni ó ní wẹ́gbẹ́ pé ìgbà tí pé bá mú tán ní ìsìn ó wá wà kú ara ní àà ìbòlì kílẹ̀ ìbẹ́ ilẹ̀ ń ṣe pè fún ìpètẹ́ ẹsẹ́ fún lọ́lọ́ mú ẹjẹ́ ṣe Imam Ahmad mọ̀sọ̀ pé idha ra'aytu rajulan yad'u lilwala tí ń bá rọ́kùnrin kan tí bá ń ṣàdúwà fún àwọn olórí nínú àwọn àmì ma fi mọ̀kún súnà lẹ́ni ẹni yìí ó nà pẹ̀ ní ẹni yìí gbọ́ súnà yìí bọ̀tà bá rẹ́ nìkan tí nínú àwọn àmì tàbí fíìmọ̀ pé ah, ẹni yíò ẹni ànù lílé inú ẹni yíò ah, ẹni yíò ní náwọ́rún minad dalala ẹni yíò Imam Ahmad tán ti kú láti tipẹ́tipẹ́ láti 3rd century lọ́nà Imam ahli sunnah wal jama'a àwọn ni wọ́n sọ so ilé kan jẹ́ kí n tún rántí ọ̀rẹ́ ni ẹ dákun má bá wọn jáde o má bá wọn kópa tó bá dẹ̀ èyí táwọn èèyàn sọ jẹ́ kó yíwa pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ táǹsẹ̀ ló min jins al-amal bó ní ìlú ṣe kún kẹ́kẹ́ fún ẹbọ tó tó bó ṣe kún tó yìí ìlú kún kẹ́kẹ́ fún bídá àdádálẹ̀ ìlú kún kẹ́kẹ́ fún ìmọ̀ takwa annabi sallallahu alaihi wasallam lójoojúmọ́ ìlú kún kẹ́kẹ́ fún ìmọ̀ ṣépèlé àwọn sàhábà ìlú kún kẹ́kẹ́ fún ìmọ̀ jẹ́ ó yàwó ẹ̀pẹ́ kò sí tó ṣe zina zina gbalẹ̀ ó gba everywhere ìlú kún kẹ́kẹ́ fún ọtí ẹ̀ madúmọ́tọ̀ títí ń wọ̀lú ni ẹ̀ madúrúgọ títí ń súnlẹ̀ lójoojúmọ́ nínú ìlú ìlú kún kẹ́kẹ́ tó báyìí fún náírà bet ó tó báyìí ẹ wá tún bìlífì pé ẹ gbọ́dọ̀ mọ̀ ní gbogbo nǹkan náà tó ní ẹlùmí àṣọ́yà ní pé ẹ àwọn ìlú èbó ń kọ́ ìwọ ló ń rò bí àìdélù èbó sórí wọ́n ti fi fíìmù báyé wá jẹ́ irọ́ làwọn nǹkan tẹ́kà máa ń pa fún inú fíìmù bílù èbó ṣe rí kọ́hùn ṣé wọ́n lọ́bẹ̀ ni àwọn tẹ́kà máa ń pa fún pé ìlú tó ní economic imbalance ju USA ni kọ́dà àwọn infrastructure bí tẹ́mọ́ ń so ìgbà irọ́ pọ̀ mẹ́ àwọn àyíwọ̀n ìgbà ṣe bí US láwàá títí nínú fíìmù tó ń wo orí títì tí ò dá rí us títì tí ò dá pọ̀ us títì tí ò dá ọ̀pọ̀ mẹ́ táwọn ọmọ us àwọn tó bá ń complain mẹ́pa ah, ìpé ìlú ìgan kò tí ìlú ìrò tẹ́ dá ah, ìlú táwọn kan parí nàìjíríà pẹ̀lú tó dánú àwọn aráàlú gan complain pé gọ́ọ̀mẹ̀ntì òsìn so o lè fi mọ́mọ́ fi àwọn kíni àní dáwọ́látò lòkó fún ìní ìlú àwọn mùsùlùmí lápọ̀ ń bí má fi ìlú àwọn kèfèrí jẹ́ wílò àwọn mùsùlùmí àwọn kèfèrí àlìjẹ́nà tí wọ́n náà wà báwa ṣe ń ronú kọ́lá àwọn kìfìrí ṣe ń ronú àníbà ṣe ń ronú àníbà ṣe ń sẹ́sìn àníbà ṣe ń behave àníbà ṣe gbogbo nǹkan wọn ló yàtọ̀ wà unique so àwọn tàà ń ṣe yẹn Ọlọ́hun máa fi ya rẹ̀ jẹwa gẹ́gẹ́ bí ayà síwá nínú Qur'an pé ẹ ma rí àtọwó Ọlọ́hun máa tọ́ yíwò nínú yà yóò mọ̀ tọ́ yíwò yóò mọ̀ tọ́ yíwò yóò mọ̀ tọ́ yíwò nínú yà yóò mọ̀ tọ́ yíwò nínú yà so ẹ dákun wallahi èyàn tó bá ní làákà tó bá dẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ nígbà yẹn sàzìn tó dẹ̀ mẹ́kọ̀ọ́ bẹ̀ wallahi èmi ò rò bá yóò ever wish ipé kíwù nǹkan tó jọ bẹ́ẹ̀ kó tún ṣẹlẹ̀ mọ́ ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run subhanahu wa ta'ala nípa àwọn olórí wa àti nípa àwọn nípa gbogbo mùsùlùmí generally and then pàápàá jù nípa àwọn tí wọ́n wíkì tí pé tí wà lábá ṣẹlẹ̀ báyìí àwọn yóò jẹ yìí ah, àpọ̀lá àánú àwọn èèyàn ní mọ́ sí ìyànjú pé àwọn tí wọ́n jẹ ìyàjù àwọn tí wọ́n ní kankan náà at the end of the day ẹ̀dí gbogbo ẹ̀ èyí tó kí bí ó fẹ́ lọ tẹ̀ẹ̀kọ́ tó bá ti tẹ̀ẹ̀kọ́ lọ́jà bí ọkọ̀ 500 náà ní ó kọ lọ tó bá tọgbẹ̀ tọ́ bí á 750 náà ni ó bí á 250 ní èrè rẹ̀ tó wà ń bẹ̀ 250 ń sáré 250 rẹ̀ káfà ọmọ kìnnì àkìnìkan sí kìnnì àkìnìkan ìjọ kejì ó gbọ́dọ̀ lọ́jà ẹ̀yìn dí gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ rọ́nà lọ ẹgbà ah, kí ni ṣe tẹ́ bá sí ẹ̀wọ̀n aka kìnnì ni síyàn máa ń ni ṣe ọ̀nà tó gbá láàká ìmú tí èèyàn máa ń là lé olórí lọ́wọ́ ni bàbá lórí ilé síyàn máa ń là lé bàbá lọ́wọ́ báyìí tó bá fẹ́ gbà kan lọ bàbá rẹ̀ sí bàbá fún ọ là lé lọ́wọ́ báyìí náà wípé ó yá àjẹ́bẹ̀ adalé ewu sí tó bá adalé ewu ló wà padà rí kìí ẹgbà ẹjá sí làákàyè yọmọ ya mi ẹjọ́kùn ẹjá sí làákàyè gan náà